بسم الله والحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أني تسواج نينو تراتي أنكالو تي أمياتين كفوالو àtàtí rí ọ̀pọ̀lọpọ̀ àǹfàní àti ìmọ̀ àti kílùkọ rẹ̀ àti ìgbanímàràn níbẹ̀ tíra الشيخ abdulsalam ibn barjis uh, al'abdulkarim àbí alu uh, abdulkarim so wọ́n ti wọ́n ṣe ka fún wa tán àìkò ẹlẹ́ẹ̀kẹrin nǹkan tí ma ń kọ́ díyàn kí yàn fi mẹ́ níma kódà kó sí pé yàn lo 30 years ń bẹ̀ so nǹkan ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ti sọ fún wa so nǹkan ẹlẹ́ẹ̀karùn òun ni a wá fẹ́ bẹ̀rẹ̀ báyìí wọ́n ni al-a'iqul khamis nǹkan ẹlẹ́ẹ̀karùn tó ma ń kọ́ díyàn láti níma so láti níma kódà kíyàn lò 50 years láti ma wá ma àádámù tadarruji fil ilmi òun náà ni pé kíyàn má tẹ̀lé ìpele ìpele níbi ìwá ìmọ̀ kíyàn má mú ìmọ̀ ní ìpele kan lẹ́yìn ìpele mi so ilé ìwà nínú àwọn nǹkan tó ma ń kọ díyàn nínú ìmọ̀ sheikh abdulsalam barji sọ pé la ahadan min al ọ ní rẹ̀ nìkankan nínú àwọn onímọ̀ yunazi'u tí ó ma wá ṣe fanfa fi mabda ìtàdárújì tí ó ma ṣe fanfa níbi ìpìlẹ̀ ìmàmúmà ní ìpele ìpele ní level by level wọ́n ní lè annahu wọ́n ní torí pé àtàdárújì yóò alwasilatu najiha òun ni orípa tí tó wá successful that is tó múnádókó lè akhdhi ilmi láti fi ṣe láti fi rí ìmà wà fáhmìhì àti láti fi gbọ́ọ̀yé wọ́n ni wàhádà wọ́n ni ṣe rí lè yíò pé ìmá mú ìmá ní level by level step by step wọ́n ni ma'khudhun min kitabillah ta'ala wọ́n mú nínú tíra ọlọ́run ọba ọba tó ga jùlọ qala ta'ala ọlọ́run ọba sọ pé wa qur'anan qur'an litaqra'ahu 'ala an-nas kó bá fi lè máa ká fáwọn èèyàn ala mukthin kó bá fi lè máa ká fáwọn èèyàn díẹ̀ díẹ̀ wa nazzalnahu tanzila a sì sọ̀kalẹ̀ ní pàápàá sí sọ̀kalẹ̀ so kí ni mahallu shahidi bí kí ni ayẹ̀rí bí òun náà ni wípé kí ni Qur'an Ọlọ́run bá ṣe kí ni Ọlọ́run bá so òun náà kalẹ̀ ní kí ni lábala lábala kánàbí bá lè máa ṣe kí ni kó bá fi lè máa ká fáwọn èèyàn ní kí díẹ̀ díẹ̀ oye okay? wọ́n ni wa qala ta'ala wọ́n ni Ọlọ́run bá sọ pé wa qala alladhina kafaru àwọn tán ṣe kèfèrí tán sá ìgbàgbọ́ sọ́nà ọba wọ́n sọ pé laula nuzila alayhi al-Qur'an jumlatan wahida kí ló dé pé kó bá fi lè rìn lọ sọ́kàn rẹ̀ ni àbí ká bá fi lè fi ọkàn rẹ̀ rìn lẹ̀ méjèèjì náà ló a ṣe bẹ́ẹ̀ kó bá fi lè rìn lẹ̀ sí ọkàn rẹ̀ a ṣe é bẹ̀ kọ́kàn rẹ kó bá fi lè rìn ilẹ̀ lórí ẹ̀ ọ̀nà bá ní warattalnahu tartila a sì tó ní ìtò tẹ̀lera wọn sheikh abdulsalam sọ pé wa qala az-zabidi wọ́n ní az-zabidi sọ pé naklan lẹ́ni tí ń ṣe gini lẹ́ni tó ń náà ń gbà fi wadha'ifi al eléyìí az-Zabidi wọ́n ṣe sharhu ihya eh, ulumuddin so ti al so a sì mọ̀ pé tíra ihya ulumuddin yìí ó kún fáwọn gini àwọn hadithi mawdu' àwọn hadithi ta fi paroma nabi sallallahu alaihi wasallam ó kún fún àwọn kílọ́kọ́ rẹ̀ àwọn tasawufu tó ní agbára so ó kún fún àwọn kílọ́kọ́ rẹ̀ àwọn falsafa burúkú so àti mantiki so àtàwọn nkẹ́mí na eléyìí ni àwọn olùmọ̀ so na fi na fi panu pọ̀ ngba kan ní pé tírà yìí kan sunna ni so nípa tírà yìí kan sunna ni so ala kulli hal sheikh wọ́n ṣe kíni wọ́n mú nínú tírà yìí so wọ́n mú wá so wọ́n ní a yajibu wọ́n ní ọ̀ràn yẹn ni o allah yakhuda ní pé kó má ṣe kíni kó má tarabọ̀ fi títí tí ó fi ṣe pé yóò ti mú nínú abala àmà tó síwájú rẹ̀ àádà tẹ̀rìtí ibi bọ̀lọ́gọ́tẹ̀hù tó síwájú rẹ̀ ní tẹ̀lé yóò ti mú nínú níbi abala àmà tó síwájú èyí tó fẹ́ tarabọ̀ so yóò ti mú bọ̀lọ́gọ́tẹ̀hù kí náà pè ní bọ̀lọ́gọ́ nǹkan tí yóò tó yàn nínú àjò yàn àti nǹkan tí ó tó láti fi gbọ́ èyí tó fẹ́ tarabọ̀ yẹn tí ó tó láti gbọ́ bùkátà rẹ̀ nínú level tó síwájú yẹn before kó tó tarabọ level mi wọ́n ní fasdehabul ilmi wọ́n ní kí dàrúdàpọ̀ kó wá wà ń bí ìmà fi sam'i nígbàtí yẹn bá ń wá mà nígbàtí yẹn bá ń gbọ́ ìmà wọ́n ní a madallatul fahmi wọ́n ní kò tó àìní lè gbọ́ nǹkan yé ni oye kò tó àìní lè gbọ́ nǹkan yé ni sheikh abdulsalam sọ pé wa ala hadha lórí eléyìí nítorí eléyìí qala ta'ala lọ́nà ọba fi sọ pé alladhina ataynahumul kitab ẹ̀ẹ̀rá wọn tàà fún ní tíra yẹtùlúnẹ̀hù wọ́n tọ́ hakọ̀ tilawati ní pàápàá títọ̀ rẹ̀ so sheikh sọ pé ayi ìtumà rẹ̀ ni pé láyàtàjáwazúnà fannan wọn ò ní kọjá abala àmàkẹ́wò hatta yuhkimuhu títí tí wọ́n fi perfect rẹ̀ ilman wa amalan wọ́n perfect rẹ̀ ní ìwà nímà wọ́n sì perfect wọ́n ni fayajibu wọ́n ní ọ̀ràn yẹn ni ó an yuqaddima al-ahamma kó ti síwájú èyí tó ṣe pàtàkì jùlọ fal-aham lẹ́yìn náà èyí tó tún ṣe pàtàkì lẹ́yìn rẹ̀ min ghairi ikhlalin fi tartib láì ṣe kíni láì ṣe dàrúdàpọ̀ níbi bẹ́yẹ̀ ó ṣe tó ìwá ìmọ̀ wọ́n ní wa kathirun minan nas àwọn tó wá pọ̀ nínú àwọn èèyàn muni'ul wusul wọ́n kọ̀ fún wọn láti rí ìmọ̀ li tarkihimul usula torí pé wọ́n gbéjù sílẹ̀ àwọn àpilẹ̀ wọ́n ni wà hákùhù in tó sì jọ́nà èrè lórí ni pé an yakuna qasduhu min kulli ilmin yataharra kó sì pé èròǹgbà yẹn níbi gbogbo mọ̀tíyàn ń wá at-taballugu bihi ila ma fawqa kíyàn fi lè dé èyí tó wà lókè rẹ̀ hatta so ibi ni ọ̀rọ̀ Azzabidi ó tán sí kìí sí ọ̀rọ̀ ah, Sheikh Abdussalam Barjis wọ́n ní sheikh absalam bari sọ sọ pé watadarruj wọ́n ní ṣe wá rí kí yàn máa tẹ̀lé level by level nínú ìwá ìmọ̀ kí yàn máa wá ìmọ̀ ní ìpele ìpele wọ́n ní watadarruj wọ́n ní kí yàn máa wá mọ̀ báyọ yakunu fi amrayn ó máa ń bẹ níbi alámàrí méjì níbi àwọn ìmọ̀ àwọn oríṣiríṣi abala àmà àwọn oríṣiríṣi àwọn subject ìmọ̀ kíyàn ṣe kí ni kíyàn tó tẹ̀léra wọn bó ṣe kó tó tẹ̀léra wọn in levels so láàrin àwọn kílùkọ̀ àwọn subject ìmọ̀ àwọn fánù àwọn abala àmọ̀ generally nìyẹn wọ́n ni àsáni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tadaruj kí ẹ mọ̀ level by level tó yẹ kí ẹ mójútó tadarujun fil fannil wahid níbi abala àmọ̀ kan náà fún ààrẹ wárẹ̀ yìí náà ó yẹ kí ẹ ṣe kí ni òun náà èyí ó mú òun náà level by level one level after the other lápẹrẹnsì tadarujun bayna al-funun ní pé kí a máa mú ma level kan lẹ́yìn level kejì level ìpele kan lẹ́yìn ìpele kejì ìpele kan lẹ́yìn ìpele kejì so òun ní sí pé tí a bá fẹ́ bẹ̀rẹ̀ mà kí a wá lọ mọ́ ka balagọ̀ ó ṣe bẹ̀rẹ̀ mà ó bẹ̀rẹ̀ sí ka kíni in ka tíra balagọ̀ kí so ẹni yìí sí rẹ̀ kò tí ka kíni kò ka jùrùmíyà kò mọ́náhù oye so ìyóò mọ́ tó yí àwọn mọ̀ èyí ma tó àwọn ọmọ tẹ̀léra wọn nínú ma ẹyọ kan náà wárẹ̀ yìí náà èyí wà tún wá tó òun náà level by level nínú náhù náà wárẹ̀ yìí kí wọ́n lọ wọ́n bẹ̀rẹ̀ náhù kọ́ wà lọ gbé kíni kọ́ wà lọ gbé alkafiya tó ṣáfíà àbí hamul hawamiya so eléyìí kí ló kọ́ rẹ̀ eléyìí nǹkan tó that is ó ma ń sọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú bí olùkọ́ bá ṣe rí sí wọ́n ní wa tabi'atil makan àti bí àwùjọ bá ṣe rí wàlídà nítorí eléyò fa inna isharatil ulama wọ́n ní ṣe rí ìtọ́ka sí àwọn olùmọ̀ ìmọ̀ràn àwọn olùmọ̀ fi tadarruj níbi pé bóòlè yóò ṣe máa mú ìmọ̀ lẹ́yìn lẹ́wù kejì takhtalifu ó ma ń sọ́tọ̀ọ̀tọ̀ bi ikhtilafi madhahibihim pẹ̀lú bí madhhabu wọn bá ṣe sọ́tọ̀ọ̀tọ̀ wa amakinihim àtàwọn ayé wọn wọ́n ni wasa adọ̀rù bẹ́ na yẹ́dẹ̀ ilkọ́rì wọ́n ni wà gbé in fi síwájú ẹni tó ń ka tíra yóò na mẹ́ẹ̀díjà àwọn àpẹẹrẹ min tawjihatihim nínú àwọn ìmọ̀ra wọn liyakhudha ma yula'imu kí akẹ́kọ̀ọ́ bá fi

wa ana uridu hadha sha'an òun sì òun fẹ́ ìmọ̀ yìí wa indahu abdullah ibn ubayd ibn umair abi abdullah ibn ubayd ibn umair ó wà lọ́dọ̀ Ata fa qala li ibn umair ó wá ní abdullah ibn ubayd ibn umair wá sọ fún pé qara'ta al-qur'an ah, so ti ka qur'an tẹ́lẹ̀ qultu la ó thumma tulubul ilma lẹ́yìn náà kò wá wá máa fàdáhábtù ó wá ní òun wá lọ fàgọ̀bártù zamanin olóhun wá dó fúngbà díẹ̀ that is òun pẹ́ fúngbà díẹ̀ hatta qara'tu al-Qur'an títí tó ń fi wá ka Qur'an thumma ji'tu Ata lẹ́yìn náà wọ́n wá bá Ata wa 'indahu Abdullah so Abdullah ibn Ubayr ibn Umayr yóò sì wà lọ́dọ̀ rẹ̀ faqala olówá sọ pé qara'ta al-farida so ti wá ìmọ̀ bá sí ń pé ogun so ti wá ìmọ̀ bá sí ń pín ogun kúrtùlá orí ara kọ́lá fata'allamil farida orí lọ wá bá sí ń pín ìmọ̀ ogun lọ wá ìmọ̀ bá sí ń pín ogun wọ́n ni thumma tulubul ilma lẹ́yìn náà kọ́ wá sí kí ni kọ́ wá wá ìmọ̀ kọ́lá fata'allamil farida orí lẹ́yìn náà mo wá wá ìmọ̀ ọya wá wá ìmà wọ́n ni wàkọ́lá Abul Aina wọ́n ni Abul Aina sọ pé ataitu Abdullahi ibn Dawud ó ní òun lọ bá Abdullahi ibn Dawud Abdullahi ibn Dawud al-Khuraibi ó ní fàkọ́lá ó ní ó wá sọ fún pé kése Abdullahi ibn Abi Dawud oye so Abdullahi ibn Dawud al-Khuraibi al-Basri so naziru Basra ó ní fàkọ́lá ma jaa bika ó ní kí ló qultu al-hadith onígini hadithi ni mo wá wá ma hadithi ni qala qala dhab oní lọ fatahfadhi al-qur'an qala ha qur'an qultu qad hafidhtu al-qur'an oní mo wá sọ fún pé mo ti ha qur'an qala qra o wá fẹ́ tẹ́sẹ̀ wá ní ka watlu alayhim naba'a nuh ka fún wọn ìtàn annabi nuh tó wà nínú suratu yunus oní faqara'tu al olóhun wá ka aya mẹ́wàá hatta anfadtuhu tí tó ń fi parí gbogbo ẹ̀ faqala li ó wá sọ fún ó wá sọ fún pé idhabil an ó yá wá máa lọ́nsì fata'allamil fara'id túlọ tún wá ìmọ̀ bá sí ń pín ogún hadithi ló wá ó kọ́kọ́ bí ń pa kùránì lẹ́yìn tó rí kùránì ka ó ní kíni lọ wá ìmọ̀ gíní ìmọ̀ bí yẹn sí ń pín ogún qultu qad ta'allamtu sulba wal ó ní òun ti wá asúlùbù àwọn tí àwọn tán tamáyà directly àbáwọn tán jẹ́ ọmọ èèyàn wàljẹ́dà àwọn tí wọ́n jẹ́ bàbá bàbá kí làwọn ìdájọ́ wọn wàlkúbùrọ̀ àtàwọn tán sekí àtàwọn tán jẹ́ àgbàlagbà so wọ́n ní kọ́ọ̀dá ẹ́ kí náà gbà ní ogún bẹ́ẹ̀ so wọ́n ti wá pé kí náà ma gbà kí ni ẹnì kọ̀ọ̀kan kí ni ó gbà ní ogún ó ní kọ́ọ̀dá fa ayyuma akrob ilayk ó wá ní ta ló súnmọ́ jù ibnu akhika àwà ammuk ṣe ọmọ ẹ̀gbọ́n rẹ ni àbábúrò rẹ àbí ọ́nkù rẹ oye so ta ló súnmọ́ jù ṣe ọmọ ẹ̀gbọ́n rẹ àbábúrò rẹ ni àbí ọ́nkù rẹ that is paternal uncle uncle látọ̀dọ̀ bàbá ni o ammu oní qultu ibn akhi ẹni tó súnmọ́ mi jù ní gíní ọmọ ẹ̀gbọ́n àbábúrò nínú ogún ní qala walima ó wá ní kílódé akhi min ummi torí pé ẹgbẹ́ mi àbábúrò mi látọ̀dọ̀ bàbá látọ̀dọ̀ yá mi lòun ti wá wa ammi min jaddi ṣùgbọ́n ọ ń kú òun látọ̀dọ̀ kíni látọ̀dọ̀ bàbá bàbá lòun ti wá ti ẹ̀ oyin qala adhhab al-ana ó ní àóyá wá lọ́n wá ìmọ̀ lárúbáwá ó ní mo ti wá ìmọ̀ lárúbáwá síwájú méjèèjì síwájú Qur'an àti síwájú ìmọ̀ ogun pínpín qala falima qala Umar ó ní kí ló dé tí Umar fi sọ pé ya'ni hina tu'in nígbàtí wọ́n ṣe kí ni nígbàtí wọ́n gún nígbàtí wọ́n gún Umar pé tí Umar fi sọ pé ya lallahi walil uslubul istighatha so a ti mọ̀ pé istighatha ní pé kí ẹ máa ké gbàmígbàmí ó wá ní bí àwọn lárúbá náà ṣe máa ń ṣe lédè lárúbá tó pé ó ti ní format so ó ti ní format so Ibn Malik ni idha idha idha sta Ibn Malik rahimahullahu ta'ala sọ pé إذا استغيث اسم منادى خفض إذا استغيث اسم منادى خفض so tá bá fẹ́ ṣe ìṣẹ́gọ́sà wọ́n mú okọ̀ yẹn wá ní irú múnádá bóò ní ó ṣe mú àmúnádá fi yá sí bẹ̀rẹ̀ rẹ̀ àbí oye so wọ́n tún wá ṣe kíni húfidọ̀ bí láàmì wọ́n wá fún ní kọfùdù kíni wọ́n pè ní jarhu àbí so wọ́n wá fún ní kọfùdù pẹ̀lú láàmì maftuhan láàmì yóò wá gba kíni láàmì yóò gba fatante كيا للمرتضى إذا استغيث اسم منادى خفض باللام مفتوحا كيا للمرتضى so tó bá ti fẹ́ ṣe mú kọ̀kan wá ní ìsìgọ́ta wọ́n ṣe kí wọ́n fi yá síwájú rẹ̀ wọ́n fi pé after yá yẹn wọ́n fi kí ni wọ́n fi láàmù tó máa fún nǹkan járù náà ni o bọ̀ wọ́n fún ní kí ni wọ́n fún ní fata oye wọ́n fún ní yàmù ní fata lápẹẹrẹ lil'ibad so a rí kíni a rí mustaghothu bihi a sí kíni mustaghothu lahu oye mustaghothu bihi ẹni tá ń ké gbàgbé àmì lọ́sọ́dọ̀ rẹ̀ ní kíni lọ́lọ́wọ́n ọba ẹni tá ń ké gbàgbé àmì fún ní kíni àwọn kíni àwọn ẹrú ọlọ́wọ́n ọba ya larrahmani linnisa ah, so wọ́n fẹ́ tẹ́sẹ̀ lábàdá yìí wọ́n ni kí lé tó fi sọ bẹ́ẹ̀ lima futiha tilka kí lé tí wọ́n fi fún láàmù eléyìí ní fatha wa kusira hadhihi wọ́n ṣe kí ni wọ́n fún eléyìí ní kẹsọ́rọ̀ kí lé tó fi fún láàmù eléyìí ní fatha tán wá fún eléyìí ní kẹsọ́rọ̀ ẹ̀rí pé ya ma'al ma'tufi in karrarta ya' وافتح مع المعطوف إن كررت يا وفي سوى ذلك بالكسر اتيا أني ابن مالك ني وافتح مع المعطوف إن كررت يا يا نداء يا تي ما فين بيان تي àwọn tí almustaghoth a sọ pé kíni a rí almustaghoth bihi àbí a sì rí kíni almustaghoth lahu kí lápẹ́ almustaghoth bihi Allah so ẹni tá kí gbàmígbàmí lọ sọ́dọ̀ rẹ̀ àbí ẹni tá ń kí gbàmígbàmí fún oyé so tí ẹni tá wọ́n ń kí gbàmígbàmí lọ sọ́dọ̀ rẹ̀ tó bá pé méjì tó bá pé méjì oyé tí wọ́n fi àtìfù tẹ́ fi so méjì papọ̀ so so gẹ́bí ní sẹ́kẹ́ sọ pé yá la ṣartí wal jundi lil yálà ṣàrtí ah àwọn ọlọ́pàá ò àtàwọn sójà fúgini fúgini fáwọn ọ̀daràn so yé so èyàn lè ó lè jẹ́ mustaghathu bí ó lè jẹ́ gini ó lè jẹ́ méjì ilé istilah náhù ni oyé so istilah náhù gẹ́ pé ó wá tọ́kí ẹ̀mọ́ wá ṣe gbàmígbàmí lọ sọ́dọ̀ ẹlòmí oyé so kìí sí pótọ́ ara so tó bá so ibn malik ni waftah ma'al ma'tufi in karwarta ya èyàn bá fẹ́ wá mú nǹkan tó wá lẹ́yìn mustaghathu bihi yẹn tí a bá fẹ́ mú wá tí a bá fẹ́ mú wá lẹ́yìn eh, wọ́wọ́ àtù tí a bá mú yà eh, wá lẹ́yìn rẹ̀ èyàn sì gbọ́dọ̀ fún láàmù yẹn ní fatha oye wà eh, fi síwà dhalika bil kasri ìtíyà tó bá ṣe pé yóò wá mú yà wá lẹ́yìn rẹ̀ kí ni yóò fún kí ni èyàn fún láàmù yẹn ní kẹsọ̀rọ̀ so example ta wá mú wá lẹ́ẹ̀kan sí ẹwọ example yìí ya lil jundiyi wa ya ahsant ya lil jundiyi wal gini wa ya wa ya la shartiyi lil mujrimin àbí bó ṣe kó wá nìyẹn tí ó bá wá sí yá yẹn níbi ẹlẹ́ẹ̀kejì yóò wá jẹ́ kíni ya lil jundiyi wal gini wali oye wali shartiyi lil gini lil mujrimin so ye so uslubu istighatha ni lele larba so wọ́n bi so da ha fi gbọ́ nǹkan tí nǹkan nǹkan tan so mi baye wọ́n bi pé kile tele igba fatha tele igba gini tele igba kesoro yo ti wa ya wa na to se igba kesoro bayin oye odo ni bi aslu nǹkan tí Umar sọ nǹkan tí Umar sọ ni pé ya lallahi lil muslimin ni Umar sọ wa o yo sin be oye so iwa torí pé tó bá yé pé wa o yi wa nbe kí ló túmọ̀ yẹn bayin istighatha billahi wal istighatha bil gini bil muslimin olo àwọn fa ni waju yìí lè wọlé oye so waju yìí náà tún lè bo ala kulli hal aslu ọ̀rọ̀ yẹn aslu nǹkan tí Umar sọ ní pé ya lallahi lil muslimin ó bi pé kile tele igba fatha lamu ile kile tó gba fatha ìdí tan si ma fi ń ṣe bẹ́ẹ̀ lédè Lárúbáwá ni pé lamu tó bá wọlé tó òun gbà kẹsọ̀rọ̀ oye torí kí láàmù yẹn kó bà fi yàtọ̀ síra wọn oye torí kí láàmù yẹn kó bà fi yàtọ̀ síra wọn so wọ́n ni kult so wọ́n ni Abul Ayna sọ pé mo sọ pé futihat tilka láàmù ala du'a wọ́n fún láàmù eléyìí wọ́n fún ní fatha torí pé bígbà wọ́n fún eléyìí ní kẹsọ́rọ̀ alal istighatha torí pé kí n torí pé istighatha na gbàlérò wal intisar àti ìwá ìrànlọ́wọ́ wọ́n ní faqala wọ́n ní al-Khuraybi Abdullah ibn Dawud ó wá sọ fún pé law haddathtu ahadan tó bá ṣe pé yí sọ hadithi fẹ́ ní kẹ́kẹ́ ni la haddathtuka yí bá sọ hadithi fún ọ oye so Abdullah eh, ibn Dawud nígbà yẹn inqata'a ani tahdith oye kò sọ hadith fẹ́ni kẹ́kẹ́ ma torí pé àwọn àfá aládìí fi mọ́ ṣe lè ìgbà mi tó bá ti sọ hadith fáwọn èèyàn fáwọn èèyàn fáwọn èèyàn tó bá ti dé tó bá ti dé tó bá ti dé level kan tó bá ti sọ sọ sọ fáwọn èèyàn tó bá ti padà lé so alimamu zahabi wọ́n sọ nínú síyàrù pé ìgbà míì tó kò sí nǹkankan tó fà ọ́ ẹlòmíì kan bẹ̀rù pé kí nǹkankan má wà níyàn rẹ̀ náà ẹlòmíì kan bẹ̀rù pé kí nǹkankan kó má wà níyàn rẹ̀ wọ́n wò pé wo in sọ hadithi fáwọn èèyàn má àbẹ́ ẹlòmíì bẹ̀rù pé ah, àwọn èèyàn ti mọ̀ mí mo ti gbajúmọ̀ so kò sí ní sọ hadithi má fáwọn èèyàn so ala kulli hal Sheikh Abdussalam Barji sọ pé wa qala Abu Umar ibn Abd al-Barr Abu Umar ibn Abd al náà sọ pé rahimahullah wọ́n ní talabul ilmi darajat ìmá ìmá levels oríṣiríṣi ni wa manaqil àti àwọn ààyè ìpele oríṣiríṣi wa rutab àti levels oríṣiríṣi la yanbaghi ta'addiha kò tọ́ kíyàn kọjá àwọn levels yẹn o so kíyàn kọjá kan kíyàn má gbé èyí tó wá before rẹ̀ sí wọ́n ni wà mẹ́ta àbí kíyàn kọjá level kẹ kíyàn má wo nǹkan tó wà ń bẹ̀ before kíyàn tó lọ sí level mi wọ́n ni wà mẹ́ta àdáhà ẹni tó jumlatan wọ́n ní faqad ta'adda sabila salaf irú ẹni bẹ́ẹ̀ ti kọ ó ti ṣe kíni ó ti kọjá ojú ọ̀nà àwọn salaf ó ti tayọ ojú ọ̀nà àwọn salaf ẹwùn kẹbàá níbi ìmọ̀ ni ẹ́ wọ́n ní rahimahumullah kọ́nà

jalla wa az ọlọ́wọ́n bá tó gbọ́ngbọ́n wọ́n ni wa tafahumu kíyàn sí gbọ́yé wa kullu ma yu'inu ala fahmihi gbogbo nǹkan tí ó bá sí ìrànyàn lọ́wọ́ lórí àti gbọ́yé fawajibun talabuhu ọ̀ranyàn ni kíyàn wà wala aqul wọ́n ni ìyìn wá sọ pé inna hifdhahu kullahu fardun ìyìn sọ pé ìhá gbogbo ẹ̀ ìhá gbogbo Qur'an pé sí yàtọ̀ láàrin fardun bí àti kíni àti wájib Allahu a'lam Ọlọ́run bá ló mọ̀ èyí tó correct jùlọ but èyí tó hàn ní pé wọ́n ní wala aqul in sọ pé inna hifdhahu ní pé ìhá gbogbo Qur'an o kullahu gbogbo ẹ̀ ní pé ẹ̀rí ló mú wá pọ̀ràn ni lórí gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sí kó jẹ́ olùmọ̀

ثم فرغ إلى ما يستعين به على فهمه من لسان العرب lẹ́yìn náà ó wá dájú kọ nǹkan tí yóò fi gbọ́yé tí ó fi ràn lọ́wọ́ láti gbọ́yé nínú èdè Lárúbáwá كان له ذلك عونا كبيرا yóò jẹ́ ìrànlọ́wọ́ tó tóbi fún على مراده منه níbi nǹkan tí ó ṣe kí níbi nǹkan tó wá ń bẹ̀ ومن سنن رسول الله صلى الله عليه وسلم kíyàn sì wá èdè Lárúbáwá náà kíyàn gbọ́ èdè Lárúbáwá náhwán sọ́rùfán ní ilé sọ ní ilé gbọ́yé ní ilé kọ́ so eléyìí nínú súnnà òjíṣẹ́ Ọlọ́run Ọba ni wọ́n ni thumma yanzuru fi nasikh al-Qur'an lẹ́yìn náà yóò wo kí láwọn nǹkan tó ṣe kíni kí láwọn nǹkan tí ó de Qur'an kí láwọn nǹkan tó máa ń tú kí ni ààmù rẹ̀ kí ni kí ni kí ni khassu rẹ̀ kí ni mujmalu rẹ̀ kí ni wo nasikh al-Qur'an wa mansukhihi so wọ́n ni wọ ahkamihi àti àbí pé èwo ló gbé ìdájọ́ rẹ̀ lọ èwo ni ìdájọ́ rẹ̀ rìnlẹ̀ àtàwọn ìdájọ́ Qur'an wọ́n ni wà yaqifu ala ikhtilafi al-ulama yóò sì wòye sí kíni àwọn ìyapa àwọn olùmọ̀ náà wa ittifaqihim fi dhalik àti ibi tí ẹnu wọn ti kò lórí wọ́n ni alamari tó fi sunan wọ́n ní lẹ́yìn náà yóò wòye sí àwọn gini àwọn sunan àwọn sunan nabi sallallahu alaihi wasallam al-ma'thura tán gbà wá athabita tó rinlẹ̀ an rasulillahi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ba wọ́n ni ọmọ akẹ́kọ̀ọ́ ma yóò fi wàhíyà taftahu lahu ahkam al-Qur'an fathan yóò sì ṣe kíni yóò sí àwọn àdájọ́ Qur'an fún ní sísí yẹ́ bá ma súnnà dada yóò sì kíni yóò gbọ́ Qur'an yé wọ́n ni wà fi síyàrí rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ni bẹ̀ẹ̀ náà kíyàn nímọ̀ nípa kíni nípa ìtàn ìgbésí ayé òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam mina nasikhi wal mansukhi fi sunan níbi àwọn nǹkan tó ṣe kíni tó ń gbé ìdájọ́ àtàwọn nǹkan tí ó fi rinlẹ̀ wọ́n ni wa man talaba sunan wọ́n ni tó bá wá ìmọ̀ súnà falyakun kó jẹ́ pé mu'awwaluhu ala hadithi al-a'immati thiqati al-huffaz kó jẹ́ pé kíni kó jẹ́ pé ibi tí yóò ma padà sí hadithi àwọn ẹni síwájú tó ṣe fọkàtà tí wọ́n jẹ́ kíni tí wọ́n jẹ́ olùmójútó nǹkan tí wọ́n ha wọ́n ni wà mimma yusta'anu bihi ala fahmi al-hadith nínú àwọn nǹkan tí yẹn tún ma fi ń ran ẹ̀ lọ́wọ́ láti gbọ́ hadith yé al-ilmu bi lisani al-arab kí yẹn gbọ́ ìdí larbawa wa mawaqi'i wa majaziha kí yẹn ma kí ni majazi rẹ̀ wọ́n ni wà ọmúmi láfí mukhatibiha wọ́n ni àti kí yẹn mọ́ gbogbogbò àwọn ọ̀rọ̀ tán fi ń bá àwọn tán bá sọ̀rọ̀ ń bẹ̀ wà khususi àtàwọn èyí tó jẹ́ kí ni ẹ̀sán bẹ̀ wà sáìrì madhahibiha àti àwọn ìmí náà nínú àwọn ojú ọ̀nà nǹkan tó yẹ kí bẹ̀ وكان عمر بن الخطاب وني عمر رضي الله عنه يكتب إلى الآفاق إما قصا والو أن يتعلم السنة كان واي من السنة والفرائض أتي كيوغو واللحن أتي كان واي من يقابون وستون أسسيها وسي يعني النحو كما يت كما يتعلم القرآن جاب وسي من واي ثم قال ابن عمر رحمه الله تعالى ولينا ابن عمر ناسقه فعليك يا يا اخي ها قول اه سوري وني ثم قال ابن عبد البر سو وني ابن عبد البر سو بي ابن عبد البر لو سو وني فعليك يا اخي odo odona ye lórí rẹ̀ ọmọ ìyá mi bi hifdh al usul kó ha àwọn ìpìlẹ̀ wal inayati bihi kó ise kini kó gbárùkù tì kó mójútó wa alam wa lamaw anna man uniya bi hifdhi sunan ẹn tó bá gbárùkù ti ha sunna wal ahkamil mansusati fil qur'an àtàwọn àdájọ́ tí wọ́n dákọ nínú qur'an wa nadhara fi aqawilil fuqaha ó sì wòye sí ọ̀rọ̀ àwọn àfá faja'alahu aunan ala ijtihadi ó wá fi ọ̀rọ̀ àwọn àfá yẹn ó fi ṣe ìrànlọ́wọ́ lórí ijtihadi tí ó mọ̀ ṣe kẹrí nǹkan tí ibn abdul bari fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ olówó yẹ bí ẹjá kọjẹ ẹjá mójútó ó fẹ́ sàlàyé kí lójú ọ̀nà tí talibul ilmi ẹni tí wá mọ̀ tí ó mọ̀ sí láàrin taqlidi àti ijtihad taqlidi ní kékè ẹmà tẹ̀lé yẹn ní tẹ̀lé afọ́jú sí ọ̀tọ̀ wọn wá mọ̀ sọ mọ̀ sí taqlidi ni àbí sí so kí ni ojú ọ̀nà tí ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ gbọ́dọ̀ tẹ̀lé lábàlá yìí òun ni ibn abdulbar fẹ́ sàlàyé fún wa wọ́n ni wa'lam wọ́n ni rọmọ annama na'uniya bi sunan ẹni tó bá gbárùkù ti ìmá ha àwọn súnnà wal ahkami lil mansusati fil qur'an àtàwọn àdájọ́ tán dákọ̀nù qur'an wa nadhara fi aqawil al fuqaha ó sì wòye sí kíni àwọn ọ̀rọ̀ àwọn onímọ̀jìnlẹ̀ faja'alahu aunan lahu ala ijtihadi ó wá fi ọ̀rọ̀ àwọn olùmọ̀yẹn ó wá fi ṣe ìrànlọ́wọ́ lórí ijtihadi that is kíni mẹ́ta kété sí tíra àwọn olùmọ̀ nígbà ah, àwọn nídi tíra olùmọ̀ àwọn nídi tíra olùmọ̀ a lọ mú ẹ̀rí inú Qur'an àti súnnà straight ni bẹ́ẹ̀ni ẹ̀rí inú Qur'an àti súnnà ló wà èyàn ma wá rárá ẹ̀ lọ́wọ́ láti gbọ́ nǹkan tọ́nà ọba àtòjíṣẹ́ rẹ̀ sọrí pẹ̀lú kíni pẹ̀lú nǹkan tí àwọn olùmọ̀ sọ oyé so torí pé ta ni wọ́n náà kí ni làákàyè rẹ̀ kí ló gbọ́yé kí ló gbọ́yé nọ́ẹ̀sì tí Imam Malik gbọ́yé kí ló gbọ́yé nọ́ẹ̀sì tí Imam Shafi'i gbọ́yé kí ló gbọ́yé nọ́ẹ̀sì tí Imam Ahmad gbọ́yé kí ló gbọ́yé nínú ẹ̀sìn tí eh, Ibn Uyayna ò gbọ́yé kí ló gbọ́yé nínú ẹ̀sìn tí Sufyanu Thawri ò gbọ́yé so tó wá ṣe pé ìwọ ló wá gbé láàká rẹ̀ kalẹ̀ tó ma yọ ẹ̀rí tó ma yọ ìdájọ́ fáwọn èèyàn yókù kan wá tẹ̀lé wọn nígbàtí wò tẹ̀lé àwọn tó síwájú so wọ́n ni a wà miftahan li tara'iqi an-nazar comparison tí wọ́n fi compare láàrin pé eh, Eh, wọ́n sọ báyìí nínú síra báyìí wọ́n sọ eléyìí nínú eléyìí wọ́n sọ rẹ̀ wọ́n ni wà tafsiran kí yàn fi ọ̀rọ̀ àwọn olùmọ̀ kí yàn máa fi ṣe kí ni àlàyé li jumali sunan fún àwọn ọ̀rọ̀ tí ń bẹ nínú súnnà almuhtamilati lil ma'ani àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó láwọn àtúmọ̀ tó pọ̀ Allahu akbar ọ̀rọ̀ àwọn kí ni wọ́n rí fáà pé báfà yẹn bó ṣe ṣe dọ́pù rẹ̀ ní o Ibn Hajar so nínú Fathul Bari wọ́n ma ṣe wọ́n ma ṣe reference padà sí um, kí ló kọ àfá yìí no àfá tó kọ Sharh Bukhari Ibn Battal so Ibn Battal so ẹ́ rí pé kí ló kọ rẹ̀ Ibn Hajar wọ́n ma ṣe reference padà sí Ibn Battal so àwọn èèyàn náà wọ́n ma ṣe reference padà gbogbo èèyàn ní ma ṣe reference padà sí Ma'alimus Sunan ti Al-Khattabi pé torí pé nínú àwọn tọ́kọ́kọ́ ṣe kíni nínú àwọn kọ́kọ́kọ́ ṣàrùfò súnnà nìyẹn àwọn báyìí ṣe wọ́ àwọn ọ̀rọ̀ yẹn ó yìí wà nígbà tí wọn so wọ́n ni a walam yuqallid ahadan minhum wọ́n ni bó ṣe wọ́n fi ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó fi ń rara ẹ̀ lọ́wọ́ láti fi gbọ́ súnnà yé yíò kò wá tẹ̀lé ní kẹkẹ́nu wọn ní ìtẹ̀lé afọ́jú kò tẹ̀lé ẹni kẹkẹ́nu wọn ní ìtẹ̀lé afọ́jú taqlida sunan allati yajibu linqiyadu ilayha ala kulli halin duna an ní ìtẹ̀lé tó yí pé súnnà ní ìtẹ̀lé yẹn nìkan gbọ́dọ̀ wà fún ìtẹ̀lé tó dì máa ń di pé kí yẹn tẹrí ba fún súnnà ní gbogbo ṣe sí láìsẹ́kíní láìwòye sí tí súnnà bá ti wá ó ti tán irú tẹ̀lé báyìí súnnà nìkan ló máa wà fún bẹ́ẹ̀ sì ni kò ṣe kíni ni kò takété bẹ́ẹ̀ ni kò ṣe kíni kò takété níbi nǹkan tá ń ṣe pé àwọn olùmọ̀ tí wọ́n ṣe nínú kíni nínú nǹkan tí wọ́n fi dáàbò bo súnnà àti ibéyàn ó ṣe mọ́ gbọ́ súnnà yé kò takété sí ó yìí mójútó náà wàtádà bíhìm ó sì ń kọ́ ṣe wọn wà náàzọ̀rì àti bóòná sí máa ń ṣe kíni bóòná sí máa ń wòye sí nǹkan wà ṣákàrọ̀ láhùn sáàyàhùn ó sì dúpẹ́ lọ́wọ́ wọn ìgbìyànjú wọn fi ma àfàdúhù níbi àwọn nǹkan tí wọ́n ṣe láǹfàní Allahu akbar kíyàn maríri àwọn olùmọ̀ àwọn tí wọ́n lo ìṣẹ̀mí wọn síbi pé bóòlà al'umma ó ṣe gbọ́ súnnà nẹ́bì yìí kíyàn dúpẹ́ lọ́wọ́ wọn fóre tí wọ́n ṣe al'umma yìí kíyàn Ghadabi ọ̀hún Albani tààrà Albani so taniwọ́ náà taniwọ́ so kíyàn ṣe kíni wà shakara lahum sa'yahum kíyàn dúpẹ́ àwọn ìgbìyànjú tó ṣe kíyàn dúpẹ́ lọ́wọ́ wọn pé mọ́sà ìmúre pẹ̀lú àwọn olùmọ̀ pẹ̀lú kó tẹ́m̀bẹ̀lẹ̀ wọn pẹ̀lú pé à la nuqallidu ahadan dinana kalimatu haqqin urida biha batil pé a ní ṣe kíni a ní tẹ̀lé ẹnì kankan nú ẹ̀sìn wa pẹ̀lú àmá ànù ni wọ́n fẹ́ fi lọ́lẹ̀ ọ fẹ́ fi dá àwọn olùmọ̀ nù ní káwọn èèyàn máa wá tẹ̀ lọ́rọ̀ tí ẹ nígbàtí wò tẹ̀lé àwọn olùmọ̀ ìwọ́lọ wá mọ̀ súnnà àwọn tó wá ti wá lọ láti jọ yìí àwọn tó ti lọ láti jọ yìí Imam Maliki ni Imam so àwọn òsèkí ni àwọn òmẹ́nẹ̀ ìwọ ni wọ́n wá rí ma sábàkọ̀ kàbíhà ahadun min al'alami so kò sẹ́ni kankan tó ṣe kí ni tó mú wá nínú ayé before rẹ̀ so ilé yánu ni ó wa shakara lahum sa'yahum kí yẹn dúpẹ́ ìgbìyànjú wọn kí yẹn dúpẹ́ rẹ̀ fún wọn fi ma afaduhu níbi nǹkan tán sí ọlànfàní lórí ẹ̀ wa nabbahu alayhi àtàwọn nǹkan tán pàkíyèsí rẹ̀ sí wọ́n ni wa hamadahum ala sawabihim ó sì lórí èyí tí wọ́n gbà tó correct alladhi huwa aktharu aqwalihim tó sì pé òun ló pọ̀jù ní ọ̀rọ̀ wọn ibi tán ti correct jù ló pọ̀jù walam yubarri'uhum min az-zalal bẹ́ẹ̀ sì ni kò sọ pé wọn ò lè sàṣìṣe <coughs> kama lam yubarri'u anfusahum min az-zalal gẹ́bà wọn náà ò ṣe sọ pé àwọn ò lè sàṣìṣe Allahu akbar bima alayhi as-salafu as-salih nǹkan tí àwọn ẹni ìsíwájú rẹ̀ tán wà lórí ẹ̀ wa huwa al-musibu li hadhihi òun ni kíni òun lẹni tó gba ìpín rẹ̀ wal-mu'ayinu li rushdihi ẹni tó rí ojú ọ̀nà rẹ̀ tó rí ìmọ̀nà rẹ̀ wal-muttabi'u li sunnati nabiyyihi sallallahu wọ́n ni oli ma kí sọ̀rọ̀ lọ́mùrì wọ́n ni èyàn ti ma pé ìsẹ̀mí nǹkan tó kéré ni wà lè ilmi a sì ma pé ìmọ̀ nǹkan tó pọ̀ ní fàbídà yà bẹ̀rẹ̀ ay at ìrẹ́ ma kọ́kọ́ ma ìrẹ́ tó ń wá ìmọ̀ bil qur'an pẹ̀lú qur'an wà hifdhi àti ìmọ̀ ha wà yanzuru fi tafsiri èyí wọnú tafsiri náà kíyàn mú bẹ̀rẹ̀ nínú tafsiri qur'an nazaran mutawassitan la yakhfa alayka bidhalika minhu shay ní ìwọ̀ ètò pé yóò wà níwọ̀ntúnwọ̀nsì tí kankan nínú ìtumọ̀ Kùránù ní pamọ́ sí ọ wa in sahha lahu al-qira'atu as-sab'a tó bá pọ́síbù fún láti ṣe kíni láti tún wá ìmọ̀ qira'at qira'at méjèje wa ashiya' min an-nahwi àti àwọn nǹkan nínú nahwu wa kutubi al-lugha àtàwọn tírà wọ́n ní ó wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìpìlẹ̀ hadith min haythu an níbi pé náà ṣe máa ń gbà wá

ọlọ́run sí wá sí àwọn olùmọ̀ wọ́n ti sàhádàmà wọ́n ti ṣe mọ́ rọrùn wọ́n ti ṣe ìmọ̀ rọrùn gẹ́ ṣe àwọn kan wọ́n pé àwọn dọ̀nàfà àwọn mashhurun tó gbajúmọ̀ dọ̀ífù ni wọ́n wọ́n ti gini wọ́n ti jama àwọn fún ọ tó bá ti há wọn ó ti máa so alimamu zahabi na ni eh, manzuma nípa àwọn mudallisin ọdàpẹ́ ọmọ kí wọn náà ní manzuma nípa mudallisin so àwọn tí wọ́n àwọn tán fi ẹ̀sùn tedlis kà sáwọn tán máa sí tedlis so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá ti wá áhá gbogbo nǹkan yìí ìmọ̀ ti wà lọ́dọ̀ rẹ̀ so bí yẹn sí ma ń wá mẹ́ nìyẹn kìíkà sí pé kí a ká sáré prepare fún lecture yọ kan ó wá da gbogbo ẹ̀tán ọjọ́ kejì olódo làfà so wọ́n ni kama àrífàtì du'afa gẹ́bí kí a mọ̀ pé àwọn olólẹ̀ wal asma kí a mọ̀ ó kọ àwọn ruwat ó kọ àwọn tí wọ́n gba àdífì wọ́n ni falyanzur fi usuli dhalik wọ́n ni kíyàn wòye sílé wọ́n ni wa qad rattabati al-ulama'u min dhalika ma yastaghni bihi at-talibu 'an at-ta'ab wọ́n ni àwọn olùmọ̀ wọ́n sì ti tòjọ nínú eré nǹkan tí ó ṣe kí ni tí ó rọ ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ lọ́rọ̀ kún bí kó máa lórí ìmọ̀ kékeré lórí àìnímọ̀ yìí náà so lórí bá kélé ìdíẹ̀ díẹ̀ kélé ìdíẹ̀ díẹ̀ tó kí yàn kó kì ní ìjọpọ̀ bóyá yóò sí yàn náà láǹfàní àtàwọn ẹlòmí ibi tẹ́ ti máa wo pé ẹfẹ́ kó jọpọ̀ bá ẹ̀rí pé ẹnìkẹ́ ti síwájú yín ṣe kam ó pọ̀ ó pọ̀ so wọ́n ni wal yanzur fi tawarikh wọ́n ni kí yàn wòye sí kí ni ma la yastagni anhu kó yẹn bá fi ma kílà àwọn nǹkan tí yẹn ò lè rọrọ̀ kún bẹ̀ ka nasabi rasulillahi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí kí ni nasabu annabi kí ni lineage òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam wa aqaribi àwọn wo ni mẹ̀lẹ́bí rẹ̀ tán súnmọ́ wa azwaji àwọn wo ni kí ni àwọn wo ni ìyàwó rẹ̀ wa ma jaro àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ sí thumma li yuqbila ala al-fiqh lẹ́yìn náà kí yà dájú kọ fíkíw falyanzur fi al kíyàn wòye sí madhab walkhilaf àti ìyapa táwọn àfáà ní lórí àwọn masáìl waliyakun kó wá jẹ́ kó ṣe pé o i'timaduhu ala masáìl alkhilaf kó yí pé ó gbára lé àwọn nǹkan tí ibi táwọn àfáà ti ní ìyapa yẹn kó yóò fi <coughs> min madhannihi kó wá wá ìmọ̀ rẹ̀ láwọn àyè tí yóò ti bá àwọn àyè wo lè yóò ti bá nǹkan tó jọ mọ́ ẹ̀ kí ló kọ́ rẹ̀ nǹkan tó jọ mọ́ wàlí àti ṣùrútù wàlí àyè wo lè yóò ti bá kìtàbù nikah oye so wàlí àtàwọn kó tó jọ mọ́ ṣùrútù wàlí àyè wo lè yóò ti bá yóò bá ní kìtàbù nikah àbí tọ́ àyè wo lè yóò ti فليطلبه في من مظانه kíyàn wà láyé tí yàn ó ti bá ka tafsiri ayatin gẹ́bí tafsiri aya kẹni wa hadithin àbí hadithi ni wa kalimati lugha àbí ọ̀rọ̀ èdè larbawa wa yatashaghalu bi usulil fiqh kó bí jẹ́ ara rẹ̀ pẹ̀lú usulil fiqh wa bil fara'id àti bóòlù yóò ṣe máa pín ogún wa liya'lam kó sì ulama anna al fiqha alayhi madarul ulum ní pé fíkí òun ni ìmọ̀rọ̀ kìríká ìmọ̀rọ̀ kìríká ìmọ̀ fíkí wọ́n ni fahadihi ṣadarotun wọ́n ni eléyìí ni ègégé wọ́n ni min taujihati ulama nínú àwọn ìmọ̀ràn olùmọ̀ rahimahumullahu ta'ala li talibil ilmi fún ma kẹ́kọ̀ọ́ ma wa hiya khulasatu tajarubihim wọ́n ti summarize ni wọ́n fi sẹ̀bùn fún ọ ni hifadhan ala láti lè dáàbòbò àkókò wa wa ri'ayatan li ta'sisina 'ala an-nahji al-qawim àti láti lè mójútó wa láti fi wá lọ́lẹ̀ lórí ojú ọ̀nà tó dórédé fala nahida 'an tariqihim a gbọ́dọ̀ sí a gbọ́dọ̀ gúnríkò lórí ojú ọ̀nà wọn li'alla yaqa' al fi ma'lumatina kó máa ṣe pé àwọn ayẹ yóò máa padà wá máa bẹ nínú àwọn àmá wa fatakhununa kí ìmọ̀ wa yẹn kó máa wá jàmbá wa wa nahnu ahwaja ma yakunu ilayha nígbà tó bá ṣe pa ní bùkátà sí jùlọ so ele ẹ̀dá kan ja mójútó wọ́n ní man lam yushafi aliman bi usulihi fayaqiluhu fil mushkilati dhununu wọ́n ní man lam yushafi aliman bi usulihi wọ́n lẹ́ni tí ó bá ṣáfáhà kíyàn jókòó síwájú yẹn kẹjọ wá máa sọ̀rọ̀ that is kíyàn jókòó pẹ̀lú olùmọ̀ kíyàn wá máa gbàmọ̀ rẹ̀ ìkẹta ń sọ nìyẹn man lam yushafiha aliman bi usulihi pẹ̀lú àwọn nǹkan tó tẹ́kí ni pẹ̀lú àwọn nǹkan tó ń ká àbáwọn nǹkan tó ní númà àbáwọn tó kókó jọpọ̀ nípìlẹ̀ ní númà tí yóò bá máa jù kótà olùmà fàyẹ̀kínú hù fil mushkilati dhununu àwọn nǹkan tó rò pé àmàdájú ni níbi àwọn nǹkan tó wà confusing òun ti rò pé àkíní ìbó ṣe rí náà nìyẹn dhununu kí ló kọ́ rẹ̀ dhununu ni o nǹkan so that is tí o bá máa jòkó tó lùmọ̀ so yóò mọ̀ rúkú òun gẹ́ta àwọn nǹkan òun gba àwọn nǹkan whereas àwọn nǹkan yẹ rẹ̀ <laughs> bó ṣe rò kọ́ ló ṣe rí o kó wọ́n padà di hayatu sauda tán sọ fún alánà wọ́n wa rahimallahu ibn abdulbar wọ́n ni kọ́lọ̀ ọba ke ibn abdulbar Iznaa tullab al-ilmi fi zamani nígbà tó ṣe kí ni tó ń gbà tí ó à kíyàn mọ́nìyàn nígbà tó ṣe kí ni nígbà tó mọ́nu nílò ó dárò bẹ́ẹ̀ni so ìdínáà tó lábàlẹ̀ ilmi fi zamani nígbà tó dárò àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ ní àsìkò rẹ̀ that is wọ́n ti tẹ́yàn bá ti sọnù tán kí ẹmà wá dárò rẹ̀ pé ah so kí ẹmà kí ẹmà kí ẹmà kí ẹmà ṣe kí lọ́kọ̀ rẹ̀ kí nǹkan ma káyànlá fún yàn wọ́n ni wà á bà alayhim khurujahum an tariqati ta'allum ó sì bẹnu àtẹ́lù wọn pé wọ́n kò lórí ojú ọ̀nà ìwá ìmọ̀ al-ma'rufa tó gbajúmọ̀ inda salaf lọ́dọ̀ àwọn ẹni síwájú rere faqala ó wá ní o wa'lam ó nílọ́mọ̀ rahimakallah anna talaba al-ilmi fi zamanina hadha ní pé ìmá wá ìmọ̀ ní àsìkò wáyó wà fi baladina àti ní ìlú wáyó qad hada ahluhu an tariqi salafihim àwọn tí wọ́n wá ìmọ̀ yẹn wọ́n ti gúnrí kò ní ojú ọ̀nà gini ojú ọ̀nà àwọn ẹni síwájú wọn wa salaku fi dhalika ma lam ya'rifuhu a'immatuhum wọ́n sì ń tẹ̀lé níbi ìmọ̀ wá ìmọ̀ yìí àwọn nǹkan tó ṣe pé àwọn ẹni síwájú wọn ò mọ̀ wàbtádàáwò fi dhalika ma bana bihi jahluhum wọ́n sì sàdádálẹ̀ níbi ìmá wá ìmọ̀ yíò nǹkan tó jẹ́ kí ìmọ̀ wọn kó clear wa taqsiruhum an maratibil ulama'i qablahum àti pé ó jẹ́ kí wọ́n hàn pé wọ́n ò tó level àwọn olùmọ̀ tó síwájú wọn wa ti gbé jadwal timetable للطالب فاكẹ́ kọmọ̀ yẹ́bùlùkù bí i muntaha pẹ̀lú tébù yóò fi kí yóò fi dé ìgbẹ̀yìn mà yóò fi dé ògóngó mà wọ́n ni wa awwalu ma yanbaghi an yukallifa ay talibul ilmi fi sabahu wọ́n ni ìkàrà ẹ̀kọ́ tó yẹ kó ṣe kí ni kó yẹ kí ó àbí mutqanan so kó yẹ kí ni kó perfect rẹ̀ so kó perfect ihá Qur'an yẹn fa innahu yathbutu wọ́n ni tó bá ti perfect rẹ̀ yóò rinlẹ̀ wa yakhtalitu bil lahmi wad dami yóò wá padà wá ṣe kíni yóò wá padà wá rinlẹ̀ bíbà pé ó ti rò papọ̀ mẹ́ ẹran rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ wallahi tẹ́lùmí bá ń mọ̀rọ́já àti perfect Quran wọ́n ni thumma muqaddimatun fi nahwi lẹ́yìn náà kó ṣe kí ni kó gbárùkù ti ìpìlẹ̀ kan nínú nahwu ya'rifu biha al-lahm pẹ̀lú ìpìlẹ̀ yóò fi makini yóò fi máa ṣiṣẹ́ thumma al-fiqh lẹ́yìn náà kó gbájúmọ́ وما أمكن بعد ذلك من العلوم فحفظه حسن أنك تبوارون بين نوم إيها وسكين أدا وني شيخ عبد السلام زقبي ويضاف إلى ذلك آت في كويليو النظر في متون الحديث ومصطلحه كي ما وو أتس كي ما كا كي ما ها أو كي أو متون أو متون حديث أتي مصطلح الحديث ليكن الفقه مبنيا على القرآن so that agbóyé rẹ̀ that is sheikh fi ń sọ pé kìí ṣe pé àwọn tíra mazahib nìkan lè yíò ma hao sí ọ̀pẹ́ nínú ọ̀rọ̀ Ibn Jawzi àwọn sọ pé kíni kó ma fi kíù mazhaba àti kíni khilafan àbí sheikh wọ́n sọ pé kìí eh, ṣe pé kókànlọ ma hao ọ̀rọ̀ mazhabu kọ̀ọ̀kẹ́ wọ́n ni kókè kíni kó àwọn tíra hadith náà mọ́kànlọ halallari nìkan oye ha kíni ha arba'una fil ahkam mọ́kànlọ hákíní mọ́kànlọ ha àrísára nìkan hákíní ha umdatul ahkam mọ́kànlọ ha mukhtasaru khalili nìkan hákíní ha bulugul maram so wani a liyakuna alfiqhu so that fiqhu le jẹ́ mabniyan ala alquran in ka tamma lórí quran wa ma sahha ani rasuli sallallahu alaihi wasallam àti ka tó lálàáfíà látọ̀dọ̀ òjíṣẹ́ fayablughu sahibuhu adh-dhurwata fil fadail ẹni tó bá wá ṣe báyìí yóò wá dé ìgóngó àbí ògóngó jàre so yóò dé ògóngó àbí ibi tó ga jùlọ níbi kí níbi ọlá wa qala sheikh abdurrahman as-sa'di wọ́n ni a sheikh abdurrahman as-sa'di sọ pé amma al-ilmu an-nafi wọ́n ni ẹ̀rí ìmọ̀ tó ṣàǹfààní fa huwa al-ilmu al-muzakki lil-qulubi wal-arwah ẹ̀rí ìmọ̀ tó ṣàǹfààní ìmọ̀ tí ó mọ̀ sí kíni tí ó mọ̀ sàfọ̀ mọ́ ẹ̀mí ọkàn àti kíni àtẹ̀mí Inti tí àwọn afáfí mọ́ sọ pé gini utu zaka'an walam yu'tu zaka'an so zaka yàtọ̀ zaka ọ̀tọ̀ oye okay? so zaka uri ẹ̀yẹ́ ṣe gini o mú bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ láká ìmú bẹ̀rẹ̀ zaka wà ní gini ṣe ìmọ̀yẹn so wá sàfọ̀mọ́ rẹ̀ a sì mọ̀ pé ìdí ta fi wọ́n mọ̀ ní gini kó bá fi man man tazakka so wọ́n ní al'ilmu ìmọ̀ tó sànfàní al'ilmu al-muzakki lil qulub ìmọ̀ tó ń sáfò mọ́ kan wal-kini wal-arwah àtàwọn ẹ̀mí al-muthmiru li sa'adati ad-darain èyí tó ń ṣe kíni èyí tó ń prodúsì èrè jẹ ní kíni ní ìgbésí ayé méjèèjì láyé bí àti lálkìyàmà wa huwa ma jaa bihi rasul òun nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run bá mú wá min hadithi nínú hadithi ni wa tafsirin àbí tafsirin wa fiqhin àbí fiqhin ni wa ma yu'inu ala dhalik àtàwọn nǹkan tí ó ma ràn yàn lọ́wọ́ lórí ẹ̀ min ulumil arabiyya nínú ma larbawa bi hasabi halatil waqti pẹ̀lú òdín wọn ìṣesí àsìkò wal mawdi' alladhi fihi al-insan àti àyè tí èyàn wà ń bẹ̀ wọ́n ni wa ta'yinu ma yashtagilu bí ikhtilafil ahwal ní ìsọ̀tọ̀tọ̀ ìlú ìsẹsíjàre walbuldan àtàwọn ìlú ní ìsọ̀tọ̀tọ̀ ìsẹsí àtàwọn ìlú wọ́n ni walhalatu taqribiyya fi nadharina huna ṣùgbọ́n ìsẹsí tí ó ṣe kíni tó summarize gbogbo ẹ̀ láyé yìí an yajtahida talibul ilmi òní pé kọ́ máa kẹ́kọ́ ọmọ kó gbìyànjú o fi hifzi mukhtasaratil àwọn tíra pẹlẹbẹ pẹlẹbẹ àwọn tíra tán ṣe ní ṣókí níbi abalama alladhi yashtaghlu bihi níbi abalama tó gbárùkù ti fa in ta'adhdhara tí ó bá wá possible aw qasura alayhi hifdhuhu lafdhan tí ó rí àwọn ìmọ̀yẹ ha falyukarriruhu kathiran kó máa repeat several times kó repeat several times hatta yarsakha ma'anihi fi qalbi tó jẹ́ pé àwọn ọ̀túnmà rẹ̀ yóò padà dó sọ́kàn rẹ̀ thumma takunu baqi kutubul fanni kat wọ́n ní àwọn tíra abala àmàyàn yòókù yóò àmà dàgẹ́gẹ́ bí àlàyé wà tafsir àti ìyànnẹ̀nà lidhalikal asli fún ìpìlẹ̀ yẹn alladhi adrakahu wa arafahu tó ti mọ̀ tó sì sekini tó sì ti gbọ́yé falaw hafiza talibul ilmi tó bá yí pé ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ tó bá lè ha al-aqidatul sheikh al-islam wọ́n ma ń gbà wọ́n yànjú pé kíyàn ha mọ́túnù yìí kódà wọ́n mọ́ sọ pé kíyàn ṣe ní ìpìlẹ̀ èyàn kí yíò mọ̀ connect gbogbo àwọn ìkẹmí tí ẹ bá ha bí àkídà tí yíò mọ̀ connect sí wọ́n ni wà thalathatul usul wọ́n ni bá kẹ́nà thalathatul usul wà kitabu tawhid àti kitabu tawhid li sheikh muhammad ibn abdul wahhab wọ́n ni wà fil fiqh wọ́n ni ibi fiqh wọ́n ha mukhtasaru dalil so mukhtasaru dalil so a ah, dalilu talib ni laylil matalib tí ra fiqh hanbali wa المقنع، وني وفي الحديث، وني بحديث hadith بلوغ المرام، bí hadith kó ha bulughul maram ẹwùn kan ilé iṣẹ́ ilé tí sẹ́kì ń ṣe yìí òun ló dájú fún akẹ́kọ̀ọ́ kí yẹn dákọ̀ nǹkan yọ ká fún that is ní stage rẹ̀ nǹkan yọ ká kí yẹn má dákọ̀ ju nǹkan yọ ká lọ fún kí yẹn má dákọ̀ nǹkan púpọ̀ fún so àwọn olùmọ̀ máa ń gbàyànjú ni wà fi nahwu wọ́n ni níbi nahwu al-ajurumiyya kó ha kíni ha ajurumiyya wọ́n ni wastahada fi fahmi hadhihi al-mutun wọ́n ní wajtahid wọ́n ní kó wá gbìyànjú o àbí wajtahada ó wá gbìyànjú o fi fahmi hadhihi al-mutun láti gbọ́ àwọn mutun yé wa raja'a 'alayha ó sì revise rẹ̀ àbí ó sì kíni ó study rẹ̀ ma tayassara min shuruhiha àwọn nǹkan tó bá possible nínú àwọn àlàyé rẹ̀ aw kutubi fanniha àbáwọn tíra abala mọ́yẹn fa innaha ka shuruhi laha àwọn tíra abala mọ́yẹn àbáwọn gini àbáwọn shuruhati rẹ̀ ó dà bí àlàyé fún ni لأن طالب العلم torí pé ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ إذا حفظ الأصول tó bá ti há àwọn ìpìlẹ̀ وصار له ملكة تامة في معرفتها ó wá padà wá ní kíni ó wá padà wá ní capability tó pé níbi ìmọ̀mẹ́yẹn níbi ìmọ̀yẹn níbi ìmọ̀yẹn hánàtà aléhì kútùbùl fanni kulluha wọ́n ní àṣìgọ́rì wàlkìbàr àwọn èyí tó ṣe kíni àṣìgọ́rì wàlkìbàr àwọn èyí tó kéré ní àbáwọn èyí tó tí ó jẹ́ ó tóbi wa man dayya al-usul ṣe kọwàá fún wa ní kọ́ìdá wa man kíni wa man dayya al-usul ẹni tó bá fi àwọn àpìlẹ̀ ráre hurima al-usul yóò ṣe kíni yóò déwọ̀ fún láti rímà wọ́n ni faman wasta'ana billah ó sì wá ìrànlọ́wọ́ pẹ̀lú Ọlọ́run Ọba a'anahu Ọlọ́run Ọba ràn lọ́wọ́ wa baraka lahu fi ilmihi Ọlọ́run Ọba fa albarka sí ma rẹ̀ wa tariqihi àtọjú ọ̀nà rẹ̀ alladhi salakahu kò ní gẹ́ nìkankan àyàfi kíni àyàfi wàhálà kama huwa ma'arufun gẹ́ bí ó ti ṣe jẹ́ nǹkan tó gbá rẹ̀ bil mushahada nǹkan tó gbajúmọ̀ pẹ̀lú pé a ń gẹ́ni rẹ̀ báyìí wà tẹ́jìrìbà àti pẹ̀lú experience eléyìí ni ìmọ̀ra a sheikh abdurrahman ibn nasir as-sa'di sheikh abdulsalam sọ pé fahadha iqtirahun mufassalun wọ́n ni eléyìí wọ́n ni ìgbaníyànjú tó jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ni mina sheikh látọ̀lọ̀ sheikh rahimahullahu ta'ala hariyun bil i'tina nǹkan tó yẹ kí yẹn ti ni nǹkan tó bùkátà ìgbárùkù ti ni وقد استقرينا تراجم علمائنا أسكيني أسيتي وآتي ودي فيني فيني أبايوغرافي عن علماء فما منهم كسنك كنوا من خرج عن هذا السبيل تقول لي جونا بيان سيما وامي وبذلك pẹ̀lú pé wọ́n adún ní ojú ọ̀nà yíò hazu kọsọ̀báti sabki òun náà fi ṣe kíni òun náà fi àtẹ́ ní à kílòkọ̀ rẹ̀ trophy that is first position nínú kíni nínú ma waliyakun ma'alumun lada talibul ilm kó sì jẹ́ nǹkan tí yóò jẹ́ mímọ̀ lọ́dọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ma anna hasana ala hifzi mukhtasarin fil fiqh ní pé ìsọnilójú kòkòrò pé kó ha mukhtasaru kan nínú fiqh oye laysa da'watan ila taqlidil má lọ ń wo àdísì kankan o ẹ́ àti àṣìmáwí tọ́ bá ti àmìyàn bá ti ka àṣìmáwí tọ́ bí ó ṣe bọ́lọ̀ ń pàdé láyọ̀ lókù báwọn bá ṣe mọ́ sọ nìyẹn so wọ́n ni laysa da'watan ila taqlidi madhmum kìí ṣe pá ń pẹ́pẹ́ sí kí ẹ máa tẹ̀lé ìtẹ̀lé afọ́jú tí ó bá mú fi hadhihi al-maddati ash-shahiqati lil-i'tifa' wọ́n ní kí ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ kó fi lè gé ní ìpìlẹ̀ tó lágbára níbi tọ́pìkì tó níbi kíni níbi subject tó ga yìí níbi subject tó ṣe kíni tó wà elevated tó ga yìí wọ́n ní wa hasru dhihnihi fi thinking rẹ̀ síbi àwọn gíní síbi àwọn masáìlì síbi àwọn alámarima tó ń bẹ níbi àwọn mọ̀tásọ̀rù yìí lè alátẹ̀tẹ̀lẹ̀tọ̀ aléhìl masáìlù so da àwọn gíní àwọn alámarima ò ní dàrúmọ lọ́wọ́ wọ́n ni falayestati otamiz kó wá sí pé kò wá níwá padà lé ṣe kíni kò ń lè ṣe wọ́n ní wà awwalu sulam wọ́n ní ìbẹ̀rẹ̀ kí lókọ́ rẹ̀ àgáyí stẹ́pì stẹ́pù pé yẹn fẹ́ ní máa fíkíù òun ni kíni hadhihil mukhtasarat òun ni àwọn kíni àwọn short books tán ṣe fún fíkíù yìí wa laysa ma'na hifdhiha kèése túnmà pé kíyàn ha ala amala bi kulli ma fiha ní pé gbogbo nǹkan tó wà ń bẹ̀lẹ̀ yẹ gbọ́dọ̀ máa lò pé ah, àwọn mukhtasaru fiqh fíkíù pé tó bá ti há ọba ti há lálàrí gbogbo tó wà ń bẹ̀ ló gbọ́dọ̀ máa lò in bẹ̀nú àwọn tíra yìí àwọn nǹkan tó yíwé kí ni àwọn nǹkan tí yíò gbọ́dọ̀ máa lò ara ti ara oye so àwọn nǹkan tí yíò nínú rẹ̀ ní pé kí ni ní pé tó bá ń kànà wá kídùlù wùdú nínú àwọn muktasaru tíra alfiqh almadhabu maliki madhabu imam maliki wọ́n sọ fún pé nínú àwọn nǹkan tí ma ń já wùdú já sí èyí lè máa fẹ́lẹ̀ ìṣiṣẹ́ sí ó abi hurayra ah, so wani walaysa ma'na hifdhiha al'amala bi kulli ma fiha kìí sí pé nǹkan tán sọ fún ọ pé kọ́ ha àwọn mukhtasaru fiqhu ni pé gbogbo tó wà ń bẹ̀ náà ló wá wọlé ló gbọ́dọ̀ máa lò iz la budda min mu'allimin taqra'u alayhi ó gbọ́dọ̀ jẹ́ pé kíni ó gbọ́dọ̀ jẹ́ pé ọ ní àfà tó ń ká fún fa yuwaddihu ghamidaha àfà yìí ni ó máa ṣàlàyé àwọn èyí tó ṣe kíni èyí tó pamọ́ nínú túmọ̀ wa yuhillu mushkilaha yóò máa yẹnẹ̀nẹ̀ èyí tó jọra wọn wa yastadillu laha yóò ma fún ọlẹ́rí lé lórí wa yubayyinu rajiha min al-marjuhi fiha yóò ma sàlàyé kí ni èyí tó tẹ̀sùn sí èyí tó tẹ̀sùn wọn nù rẹ̀ wọ́n ni wa dukhulu fi hadha al-mabahath kí yẹn wá ma wọ ọkẹ̀ ká wọnú abala yìí abala pẹ́tọ̀ ìsàlàyé pé kí lè dítẹ́ kan tó yí pé yóò bùkátà ìfà ọ̀rọ̀ táà ṣe kíni táà fẹ́ láyé yìí ni illa annani ṣùgbọ́n sheikh abdulsalam sọ pé ṣùgbọ́n mi o ankulu ahrufan yìí ṣe kíni in narrate fún yí àwọn ọ̀rọ̀ kan anil munsifil kabir látọ̀dọ̀ ẹni tó ń ṣe dédé yẹn alkabir agbafa almurabbi olureni alfadil ọlọ́lá al'allamati dhahabi alimamu dhahabi rahimahullahu ta'ala idh ja'ala li kulli insanin

kò tọ́ fún kó máa ṣe kíni kírù ẹni báhùn kó tó máa ṣe tẹ̀klid so wọ́n ń pẹ́ àwọn èèyàn sórí sírísì ni ẹ aláwọ̀kọ́ a ní kíni alẹ́ni táwọn olùmọ̀ jẹ́rìí fún pé mujtahidin oye aláwọ̀kọ́ ni ẹni tí àwọn olùmọ̀ jẹ́rìí fún pé kíni mujtahidin ìran aláwọ̀kọ́ nú àwọn èèyàn ni wọ́n wọ́n ni ìran mubtadi ẹni tó ń wá ìmá fíkíwù tó sẹ́ bẹ̀rẹ̀ wàláàmì àtàwọn common people alladhi yahfazul Qur'an tó wá ha Qur'an aw kathiran minhu abu hanka tó pọ̀nù Qur'an la yasugu lahu al-ijtihadu abadan irú ẹni báyìí tó yẹ kó fẹ́ bẹ̀rẹ̀ ma fíkíwù ni àbí àmì ni Ọlọ́run wá ló wá gbá wọn káyé nù mà irú ẹni bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ máa ṣe ijtihadu oye kó wá oye so into to ẹnu wọn bá nǹkan tó mà nínú ìmọ̀ yẹn kó máa fi dá òdodo mọ̀ wọ́n ní fàkẹ́fà yẹ tẹ́hì wọ́n irọ́ ní báyìí bóò ni yóò ṣe máa ṣe ìṣìhàd wà mẹ́ lẹ́dí yẹ kúl kí ni yóò mọ̀ sọ fáwọn èèyàn wà á dàmà yẹbìnì kí ni yóò mọ̀ mọ̀ ìdájọ́ rẹ̀ lé lórí wà kẹ́fà yẹ dìrù wà lámà yọrọ yìí lárúbá tó yẹ ká sàǹfàní rẹ̀ nù tí a yìí ni gini wà kẹ́fà yẹ dìrù wà lámà gini wà lámà yọrọ yìí ẹ ha lówe so wọ́n ni wà kẹ́fà yẹ bó ní ó ṣe máa fò kò sì tí yọ̀yẹ́ wà kayfa yatiru wà lam yurayyish èyàn fẹ́ fò kò sì tí yọ̀yẹ́ wọ́n ni wà lè qismu thalith ìpín kẹta náà àwọn èèyàn alfaqihul muntahi wọ́n ni fàkí tó jẹ́ gini kó ti dópin aliyakid tó jẹ́ gini tó wà available tó yẹ pé gọ́ wọ́n ẹni tó kín ẹni tó lágbọ́yé tó jẹ́ àfá aládìs alladhi qad hafidha mukhtasaran fil furu' tó yí pé ó ti há tíra kékeré kẹ nínú furu' fiqh wa kitaban fi qawa'id al-usul ó sì ti há tíra kẹ náà níbi àwọn ìpìlẹ̀ eh, òfin yẹn wọ́n sọ ìtaka wani nínú eh, sharhu al-usul ilmi al wani wọ́n ní ẹnìkan wà tó ha al-Furu' ibn Muflih sama ibn Muflih nínú àwọn kìbáru mashayikhi mazhabu hanabila ni so wa alayhi muawwal so aida kan padà lọ́sọ́dọ̀ gini lọ́dọ̀ ibn Qudama àbí àbí ibn Muflih ta bá fẹ́ mọ̀ kí ló wà nínú mazhabu so ibn Muflih wá ní sara katan pe ni al-Furu' nínú tírà mazhabu imam Ahmad nani se wa ni tírà al-Furu' ẹnìkan wá ha ẹ̀ pátápátá fúrú mujallad mẹ́rin ni àwọn à ń seré láyè sí ni o wallahi kí ẹ mọ́ pẹ́lá yẹn gan ní akẹ́kọ̀ọ́ ọmọ ó yẹ kó jùmọ̀ tìyàn so kí ẹ mọ́ pẹ́lá yẹn ní akẹ́kọ̀ọ́ ọmọ ó yẹ kó jùmọ̀ tìyàn àwọn èèyàn ha mukhtasar qalil àwọn èèyàn ha jù bẹ́ẹ̀ lọ so wọ́n ni ó ha fúrú ọ̀rẹ́ rẹ̀ àwọn ha fúrú wọn bà wọ́n lágbọ́yé wọ́n ni tó bọ́ta bá ti wá ní di wọ́n bí kò ní ma wọ́n ní tọ̀ èyí tó hàn bẹ̀ ọya maka maka tó bá ti wá kárí bẹ̀ àwọn wà gbọ́yé òun ní gbọ́yé wọ́n ní fasúnmíyà himarul furu'an wọ́n wá sọ ní kíni wọ́n ní himarul furu'an ni òun kan di kẹ́tẹ́kẹ́tẹ́ tí kan bá wọn di furu'an múlò oye so wọ́n ní ma hifdhihi li kitabillah وقرأ النحو كنحو وشارك في الفضائل كونا سكيني كوبا وكوبا نبي ما يقبو أبي نبي الله مجاري ما حفظه لكتاب الله بل كوكو هاتر الله با وتشاغله بتفسيره كو موجود تفسير بيان سي بي نينو àwọn kan tí ma ran yan lọ́wọ́ tí yan fi ma ma tafsir gan ni pé má jẹ́ kó ṣe pé ó ka aya kan nínú tírà kan rí àfi pé ó padà lọ́wọ́ tafsir rẹ̀ tí yan bá duni ma kini gan ó ma tafsir gan gbogbo gba tó bá ń ka any tírà tó bá ti pàdé àyà kẹ ọlọ wo tẹ̀fsìrì rẹ̀ tó bá tó fẹ́ ká ní tó bá tó fẹ́ ká tẹ́lẹ̀ mígbà mi tó bá ti gbàgbé rẹ̀ tún padà so nínú àwọn ọ̀nà tí ma ràn yàn lọ́wọ́ láti mọ̀ tẹ̀fsìrì lélẹ̀ gẹ́bà wọn olùmọ́ sí sàlàyé wọ́n ni wà kúwà ti munadharati wọ́n ni àti kó mójútó kí ni mójútó ẹ̀rí rẹ̀ kó mú bẹ́rẹ́bẹ́rẹ́ fahadihi rutubatu man balagha al-ijtihadu fahadihi rutubatu man balagha al wọn wàtà ahúlì lè nọ́dọ̀rọ̀ ó sì wà competence láti wòye sí fi dalailil a'imma ẹ̀rí àwọn ẹni síwájú famata wadọ̀ halawul haq tó dòdó bá ti hàn sí fi mas'alati níbi alamari makan wa thabata fihi an-nass tí ẹ̀rí sí rílẹ̀ mbẹ̀ wa amila bihi ahadul a'immatil a'lam ìkannu àwọn ẹni síwájú nínú ma ó se kí wọ́n sì òun wá in tí ó sì dẹkùn wọ́n ni wal yatawarra' kó jẹ́ kíni kó jẹ́ olùṣe kíni kó jẹ́ olùkóradúó olùní ìjánu wala yas'uhu fiha ba'da qiyam al-hujjati alayhi taqlid tẹ́rì bá ti wá rílẹ̀ fún kò tọ́ fún mọ́kó ma ṣe kíni kó ma ṣe ìtẹ̀lé afọ́jú so ìran mẹ́ta làwọn èèyàn níbi ìmọ̀ aláwọ̀kọ́ ẹni táwọn olùmọ̀ jẹ́rìí pé ó lè ṣe kíni ó lè ṣe ṣìhádàbí ẹni tó sẹ́ bẹ̀rẹ̀ mọ̀ tí ó gbọ́dọ̀ ṣe ṣìhádàbí so ẹlẹ́kẹta ẹni tó ṣe kíni ẹni tó dé ògóngó ọmọ so ṣe báyẹn so táwọn olùmọ̀ bá ti jẹ́rìí fún ọ pé ọ lè máa ṣe ìṣìháàdì ta ní ìṣìháàdì wọ́n lọ ń ṣe so ìṣìháàdì wọ́n lọ ń ṣe kí ẹ ṣe kíni kí ẹ gbárùkù tí ìmá tẹ̀lé àwọn olùmọ̀ ìmá ṣe òdodo wọ́n ní farahim allahu ala tariqati salafi lójú ọ̀nà àwọn ẹni síwájú rere rẹ̀ wallahul musta'an ọlọ́wọ́ bá sì ní à ń ṣe ni à ń wá ìrànlọ́wọ́ wallahu a'lam jazakumullahu khaira so now inshallah so uh, fún session yìí peter ma stop sí nísìnyí so a máa continue kíkà tó kúlẹ̀ ìtawà parí lecture so tó bá ti di 9 o'clock inshallah a máa bẹ̀rẹ̀ lecture ọ̀gbọ̀n so àtọ́wà sì níbi àwọn nǹkan tafẹ́ béèrè alẹ́kọ̀ọ́kalẹ̀ inshallah so tó bá ti di lecture inshallah a máa parí tó kù سأبي الله سبحانه وتعالى وإياك أشرف عليكم جزاكم الله خيرا